sọ̀rọ̀. Ó kún sọ̀rọ̀. Àdídàtọ́ jẹ́ ìdá lọ́lọ́ Muhammad. Àdídànábì wa Ibrahima. Àdídànábì wa Ibrahima. Àdídànábì wa Musa. Àdídànábì wa Musa. Níbi ọ̀rọ̀ màálù. Níbi ọ̀rọ̀ màálù. Ọlọ́run wá fi sàánú. Ṣé bá máa ṣe nǹkan nílò ẹ̀fọ́ bọ̀? Kó múra kiri. Tó bá kéré ní ṣe lọ kó máa ṣe lọ. Áfíríkà náà ni Àtíré Ọ̀kan kì gbé ń bẹ̀. Ọ̀kan tí ó gbé sí. Àtíré àtìkà yóò padà lábọ̀ o. Àtíré àtìkà ó padà lábọ̀. Ọ̀kan tí ó gbé òsì lọ́dọ̀ Olúwa. Ọ̀kan tí ó gbé òsì lọ́dọ̀ Olúwa. Ọ̀kan tí ó gbé òsì lọ́dọ̀ Olúwa. Ìrẹ̀lọ́ ìkà ló padà lágọ̀ọ́rùn àbórẹ́ àti ìkà ló padà lágọ̀ọ́rùn nítorí ó gbẹ̀rù sí lọ́dọ̀ olúwa tí ó gbẹ̀rù sí lọ́dọ̀ olúwa tí ó gbẹ̀rù sí lọ́dọ̀ olúwa Ìrẹ̀ lọ bá ń dé kò mọ́ra sí rẹ̀, ìgbà lọ bá ń dé kò mọ́ra sí bàá. Àlórí àgbìta yóò padà lábọ̀ ọ̀kan tí ó pẹ̀ òfin mọ́tò òṣèwà. Lórí ìlàwà ní kúrú, àìdá mẹ́tìná wọ̀kúnnà ìtòrápẹ̀ wọn ìdá máa àìná àwọ̀wọ̀n tó náà wà áàbá. كنا أولون كنا أموات دابرون إنما هي بدرة واحدة فإذا هم ينظرون رميم إنما هي بدرة واحدة فإذا هم ينظرون Ibi kan láti àmọ́ gbogbo yín lẹ́bàá ti dé lẹ́bàá ọ̀rọ̀ jùkalẹ̀ gbanagada náà ni ìdá ohun ya zòrú náà. Kálùkú ọ̀rọ̀ jùkalẹ̀ bá ẹni tọ́ ọ̀rọ̀ jùkalẹ̀ tí ò lè fàjúdé ni ìdá ohun ya zòrú

Dọ́bù ni ẹlẹ́kẹ̀ẹ́jì, dìríbù ni ẹlẹ́kẹta, tó bá ti di jábọ̀ obìnrin ọ̀tán tébù. Ó tó ẹ marí kò nílé sọ. Nasra al-Makshi alayhi min al-mawti na fa me fi tumbo min yanzuruna wa ma wura Nasra al-Makshi alayhi min al-mawt ẹni tí kú ti dalamu tí ọ̀wárìrì àti ìgbẹ̀rú tí ó ti bò dárúkọ mọ́ tí ó sì máa náà ìráhùn yẹn zùrú náà tó kí wọ́n ní wọ́n ní ọ̀sẹ̀lẹ̀ ǹjọ́ náà àfá onínọ́sàtò náà rí náà ó jú ẹgbẹ́ǹde fún wa kí ó jú wí وقال رسول الله صلى الله عليه وسلم ما منكم من أحد إلا سيكلمه الله. عن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يرفع ذرية المؤمن إليه في درجته الله قالوا يا ويلنا هذا يوم الدين وتوبوا بعد جزوة الله لما وقع القرار يوم الدين ọjọ́ tó ṣe owú lónìí ìgbẹ̀ẹ́ tí ọba sílọ́ oúnjẹ́ náà yóò jọ blẹ̀ gbẹ̀ẹ́ tí ọba sílọ́ oúnjẹ́ náà yóò jọ blẹ̀ yóò rárẹ̀ ara yóò mọ̀ dí ní ìdàláwọ̀ dalí ń sáré ara yóò mọ̀ dẹ́ ìní ọjọ́ tá sàn gbèsè tí kó wá jẹ́ rèé Tàbáwọ́dà ní ìfẹ́lẹ̀, ọjọ́ ìfẹ́fẹ́ lónìí, ọjọ́ ìsìn, tàbáwọ́dà ní lókè, ọjọ́ ìfẹ́fẹ́ lónìí, ọwọ́ sàn tó lówó sàn fún wa, ọ̀tẹ̀lẹ̀tọ́lọ́lọ́wọ́ sàn fún kálùkù wa, àwa náà ta jẹmọ ìyàwó gbèsè á sọ padà àwa náà ta jẹmọ ìyàwó gbèsè á sọ padà Ọ̀pọ̀lọpọ̀ wọn sẹ̀sàn tí ó ti èdè oṣẹ kó wá. Ẹ̀dẹ̀ yọ́mọ̀ lùbọ́n àárín àwọn ẹ̀dá táńjẹ́ ẹbí táńjẹ́ ààrẹ. Àlàní kan tó bí tó ká sí mọ́. Òkúkọ́ wá sọ pé òbí tẹ́lẹ̀ yọ́ tẹ́lẹ̀. Ọ̀yọ̀kọ́ lọ́lù mẹ́lá àìsẹ́. Àmọ̀láìkọ́ wà wá wípé kìíní. Ìjọwọ́ wọn jọ. pẹ̀lú ọlọ́run ọba wọ́n ta ń bí owó. Àzùwẹ́ Bàbá ti gbé mínísà kan dìde. Bàbá ti gbé mínísà kan dìde. Wọ́n ti gbé ìyàwó ẹ̀kì. Wọ́n gbé ìyàwó ẹ̀kì. Bàbá ti gbé pẹ́sidẹ̀ntì dìde. Bàbá ti gbé pẹ́sidẹ̀ntì kan dìde. First lady. First lady. Òun náà ń jayé. Òun náà ń jayé. Láti wọ́n

كانوا يعبدون من دون ẹni lọ ni ẹ́dá tó ẹkójọ ẹkó bá ti lẹ́gbẹ̀ẹ́ ẹni ń sin ọ̀pẹ̀lẹ̀ ẹkọ́ pẹ̀lẹ̀ sí ẹni ń sin Ṣàngó Ṣàngó ẹni ń sin eré gbogbo eré tó kó sílé gbogbo àwọn ìwò kò tí ọjọ́ àmà wọ́n máa wọ́n máa tábùrú na mí dúrin láì wọ́n wà kó tàkínsì ó kò sí lẹ́gbẹ̀ẹ́ Àtọ̀sá wọn àtàwọn ọmọ tí ránṣẹ́ ọmọ awo, ìyá awo, bàbá awo, ọmọ òsà, ìyóòsà babalóòsà ẹkọ́ ogun ọjọ́ ilá àti babalóòsà ilé òjò ìrì ló ti gbádùn lọ́jọ́ ìjà gánà àtàwọn olóyè wọn àtàwọn olóyè wọn Ọ̀fihóhùn ẹ̀dá ọdún wọn ní kọjá lókè àtàràkì, ẹnà wọn mọ̀ sí olúra wọn ní kéèsì tó wọ́n jẹ́ ẹ̀dáwọ̀dúró alùgbogbo ẹ̀ ló fi já sí pé gbogbo àwọn tí máa retí lóde sáàmọ́ tí a máa retí lóde pé ọfẹ́ ẹ̀dẹ́ ọfẹ́ ẹ̀dẹ́ wọ́n dúó gọ́fìnà gọ́fìnà ń bọ̀ pẹ́sidẹ̀tì ń bọ̀ eh, sílẹ̀tọ̀ wa ń bọ̀ ọ̀nàrẹ́bù wa ń bọ̀ chairman local government ń bọ̀ baálẹ̀ ìlú wa ń bọ̀ ọba wa ń bọ̀ àwà dúó èèyàn kan tí wọ́n bí ní o hmm, yọ́ wá fi bí ẹbí pa wọ́n Ọlọ́run ní kò burú. Kì fún òun ẹ̀dá wọn náà dúró, àwọn náà máa dáyà dúró ni. Iná ọmọ tòó lúnà wọ́n ní kéèkì tí wọ́n jẹ, fáìlì ló bẹ lọ́rùn wọn. Fáìlì ẹ́? Owó mẹ̀kúnnù, owó Talika, owó àwọn òṣìṣẹ́, àti gbogbo tó ẹgbẹ́ rí tó lùsù kí bóòm ẹ̀dá wọn dúró wọn ní kéèsì iná wọn mọ̀ sọ́wọ́ lónà áàdù wọn lérí. Àwọn aláìkọ́ wọn wá fi wọ́n lè èrè lẹ́ni tí ń fi ìdìdì ran láti máa fi mú wọn gbólẹ̀ mú wọn gbólẹ̀. Mọ́lẹ̀kún láàtẹ̀ ìṣòro. Lọ́sẹ̀ ìrẹ́lẹ̀kún látátà náà sọ̀rúnà. Mọ́lẹ̀kún látùn sírúnà. Kí ló ṣe tẹ́ ìrànra iná wọlé ni? Ṣébí láyé náà ṣe bẹ́ẹ̀ máa ń fi awo ní gbáwo gùn pálẹ̀ máa ń àwọn aláwo yídà. Àwọn ẹlẹ́gbẹ́ yídà fi ààrẹ tí ọba ti sínú yí lọ́gbẹ̀rì. Ẹni bá ti wà nínú yí náà lọ máa wo lára alé, ẹ́ alkiyama yọ́ yá ẹran ayínà lọ́wọ́ lónìí àwọn tó ní jọ́rọ̀ tó ń di àga náà ọlọ́wọ́ máa fi wọ́n lẹ́rẹ̀ pé ọmọ owó yídà ẹni tó bá ti wà ń lè ìwúlẹ̀ lẹ́ ń pè lọ́mọ awo ẹni tí bá ń tẹ́ ìtàlẹ̀ ń pè lọ́gbẹ̀rì ó yẹ wá ran ayín lọ́wọ́ wájú èyí ọlọ́run lè ní wọn ní rírú ẹ̀ tó jọ́ lọ́nà tó ní àjá náà bàlẹ̀ ọmọ ní kálùkọ́ wà jí wọ́n tún tẹ́lẹ̀ fọ́nà pé tó kò sí ǹkan mẹ́lẹ̀ ní ayélà àti tara wa ẹnìkan ò lè tọrẹ ẹjọ́ ìgbẹ̀lẹ̀ àìjá mẹ́rin wọ́n mẹ́tọ́ mọ́lákéjì kò ṣe é ṣe ẹ̀rọ bàbá àṣàlẹ̀ ní kọ́ọ̀tù Iṣẹ́ rẹ̀ àti wà rẹ̀ òun ní dábà àtàlẹ̀ rẹ̀. Ní àdíṣì kan sọ wípé ní ìzára tàbí Adam, tọ́mọ́dá bàbá kú láyẹ̀ tí bá oho ṣe ìhùn, nǹkan kan tó ní tẹ̀lé má láyẹ̀ tí bá oho ṣe orí látàlá, nǹkan mẹ́ta ní ó lẹ́yìn rẹ̀. Àhàlúhú وأمواله وأعماله Fámílì rẹ̀ ó kù lẹ́yìn ẹ̀, owó tó ní yóò kù lẹ́yìn ẹ̀, iṣẹ́ tó ti yóò kù lẹ́yìn ẹ̀. ولا يتبعه شيء إلى القبر. Nǹkan kan wá ní tẹ̀lé wọnú sàárè إلا واحد. Àfọ̀kan tó sónú mẹ́tẹ̀ta. Àkọ́kọ́ ń bẹ̀, fámílì rẹ̀ ní tẹ̀lé wọ sàárè lẹ́tù wọ fẹ́rẹ̀ tù bí àwọn ti wọ́n fẹ́ràn ọkọ tó ẹnu kọ́kọ̀ tó kún ọmọ mú ọmọ mú kún ókó kanga ọwọ́ ti adúmọ́tò mọ́ lẹ́nu ọwọ́ para ohun ọmọ wa pọ̀ alẹ́wọ́ ní dákùn dákùn dákùn títí tara rí ìgbàlẹ̀ ní ọba ti mímọ̀ wáyá ẹ má gbókù jáde lólé ẹgbẹ́ lọ sàárè tó bá jẹ́ fámìlì dáadáa yóò sì dé tẹ́ ní ọba padà kò tọ́jẹ́ pé lọ́jà jàjàjà náà ló lu jìbìtì sí ló tòkè fèrí sí lọ́jà jẹ kújẹ sí lọ́dà aláwòdẹ lẹ́bọdọ lọ́gbà sí kò ní jáde nulé kò ní sìn owó yẹn ò ní sìn aṣọ ò ní sìn góòlù ò ní sìn dúkìá rẹ̀ ò ní sìn lọ́bìkà èèyàn tó bá fẹ́rẹ̀ díẹ̀ ni ó tẹ̀lé dé sàárè náà ti ti gẹ́kòdò tán wọn ní bá wọ́n ló sàárè tó ní ìgbà tó bá kú tán owó rẹ̀ ọmọ rẹ̀ àti dúkìá ńgbà tó bá kú tán nínú mẹ́ẹ̀ta yìí ní ẹ̀dá bẹ́ẹ̀dà bá ń bẹ láyé iṣẹ́ mẹ́ta náà ní gbogbo láyé ju ó ti jẹ́ pa kó lè bú dúkìá ó dẹ̀ ti jẹ́ pa pé kó lè ní ọ̀run ó dẹ̀ ti jẹ́ pa pé kó lè ní ọrọ̀ tí ẹ̀dá bá bẹ́ kú dúkìá èèyàn léèyàn láyé yóò sì lówó láyé yóò sì níṣẹ́ tó ṣe tó bá wá kú nǹkan kọjọ yóò bá lọ nínú mẹ́rẹ̀ẹ́ta yìí ẹni tí ó bá ní èèyàn tí èèyàn rẹ̀ dápọ̀ tó ń tèèyàn tó bá ní kò sí tó bá lọ nínú gbogbo èèyàn tó bá ní ọ̀níbáwọ̀ sàárè iṣẹ́ ni ó bà dé iṣẹ́ ìkù ni ó bà dé gbogbo àwọn dúkìá tó wá kọ́sọ̀ yìí kò sí tó bá lọ ń bẹ̀ Iṣẹ́ ní bá ní wọ́n sàárè. Iṣẹ́ ní bá ní wọ́n sàárè. Ẹ̀tì bá olùmọ̀yí tàṣẹ ìhùn ilẹ̀ àmàlò. Sọ́ọ̀lẹ̀hàn kíánà àwòtọ́ọ̀lẹ̀hàn. Iṣẹ́ ní ọba ẹ̀wọ̀n sàárè. Iṣẹ́ wọ́n jẹ́ṣẹ́ rí àwọ́jẹ́ṣẹ́ ẹbú. Yùṣẹ́rù náà sí yámà ìkìyámà ti bálátà tààtì náà tí ìkọ́mẹ́ta ni wọ́n fi gbé yẹn dìde jọ kìyámà. Tí ń fa ọmọṣẹ́ tán. Àwọn àkàwọ́ gbé wọn dìde wọ́n mọ̀ fẹ́sẹ̀ rìn. Wọ́n sí ń fa rúkúbà náà. Wọ́n sì gbá àkàn dìde àwọn ọmọ rìn ni. Wà tí ń fa ní aláwùjú ìhìn. Àwọn kan bẹ wọ́n ojú wọn náà máa fi wọ́ wọn. Kí Òjíṣẹ́ ọlọ́run ọba. Wà kí ibá yam ṣú náà láàrùjú ihe. Ó ni wọ́n sì máa wọ́lẹ̀ ní ọmọ wọ́lẹ̀ lọ, ojú ní ọmọ fi wọ́lẹ̀ lọ. Kọ́lá iná lẹ́bí yamṣẹ́ ohun malátìdá mihìn fọ́dírò ní alá ayyamṣí àwọn aláàrùjú ihe. Ọkọ̀ bí ó sì ṣe yóò. أما إنه يستقون بوجوههم كل Wọ́n kún náà máa wá bẹ̀rù ní gbogbo ọjọ́ náà pẹ̀lú ojú ẹ̀jẹ́ máa wọ̀ tó wọ́sì. وقال صلى الله عليه وسلم يشعر الناس يوم القيامة على أرض بيضاء قراء ليس فيها علم لأحد وعن عائشة رضي الله عنها قالت عائشة تندك إن صلاة النبي سمعت رسول الله صلى الله عليه وسلم Òṣàrùn náà ti yá mẹ́rin kìí yá mẹ́ ti wọ́n bá ní ọ̀rọ̀ta. Ìbítà ń lọ́nu jẹmọ́. A ń fi àwọn ìyẹ̀dìgbé ń jọ́ kìí yá mọ̀ òfáàtà ní ọ̀rọ̀ta. Ní ó wọ ọmọlúwàbí láì ní wọ bàtà, ilé ọmọ gbóná fòfòfò ń jọ́ kìí yá mọ̀. Kúrìtù yá rọ̀ tí bá lókò ní wọ́n sùkùtù kọ̀ tẹ́lẹ̀kọjọ́ ọba ń tẹ́ bá ti dáyé nù bẹ́ẹ̀ náà gbẹ̀ àjẹjọ́ kìíyàmà. káàkì wáyé tẹ́nà ló pẹ̀lú àjẹjọ́ ìgbẹ̀rẹ̀ àjẹmà ní ó hù láì níwọ̀ sílẹ̀ ó kóná tààtàtà قلت يا رسول الله الرجال والنساء جميعا عايزة الموافي ọkọ أنا محمد صلى الله عليه وسلم أتقني أتبني أن أقوى جدني يهوجى الكيامة سلى النبي واوي ينصر بعضه إلى بعض قال يا عائشة الأمر أهم من أن ينصر بعضهم إلى بعض عائشة النبي ọlọ́wọ́ gbogbo àdìdẹ tí kálùkọ́ máa wúra wọn ọkùnrin ọmọ obìnrin báyìí obìnrin náà máa wọ ọkùnrin Ànábì ní kílò wú ìyàwó mi. Ọ̀rọ̀ ti tayọ bá wọn. Ìmọ́lẹ̀ ni fóòsì máa ti pé àtàkà yìí ni wò yìí, fáríjù ni wò yìí. Ìbẹ̀rù tó bá kó wá ti jẹ́ ó gbà pé pàtàkì nǹkan bẹ lábẹ̀ wọn. Kò ní rántí tẹ́lì kan tààrẹ ní ọmọ ò. Ní ọjọ́ àmà, ọjọ́ ńlá ni kìí sọjọ́ àwàdà. وروى أبو داود عن أبي سعيد الخدري رضي الله عنه أبو سعيد الخدري أبو داود أبو حديث ويروي القيامة لما أدرته الوفاة وفيه فتاته فيكو دعا بثياب جدد فلبسها طبعا هو أصطفن أو أو أصطفن وقال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الميت يباق في ثيابه التي يدفن فيها ẹni ẹfẹ́ kú ọwá ní ẹ̀dá pẹ̀lú àwọn aṣọ tó bá tẹ̀ kú tó ní wọ́n lọ bá aṣọ tí yàn bá wọ́pẹ̀ yìí náà ni wọ́n fi gbé ìjọba ìpẹ̀ àmà. Níjẹ́ ipé ọdá akéèyàn máa túnra sí kọ̀ndíṣàn tí bá bá ọ, kíkú bá bá ọ, kọ̀ndíṣàn náà wọ́n ìgbé ọ̀dìdí jọ ìpẹ̀ àmà. Tọ́ ẹgbẹ́ èèyàn wà ní mímọ́, mímọ́ wọ́n ìgbé ìdìdí. Sẹ́nà pé tí àjà bá gbé èèyàn Ìjọjọ́ bá gbé padà kọ̀díṣọ́nà ndị fi gbé ìyàwó. Yẹ̀bù ọdún kúlù abúdí alámọ́mátà lẹ́yìn, kọjú òtí kálùkù bá kú sí òun náà láìpẹ́ fi jẹ́ lẹ́lẹ́rí. Ọ̀rẹ́ pé ọlọ̀ máa ń pa ní ètè Mọ́nà Abẹ̀lbáyìí náà tó sọ wípé. Ọ̀pọ̀dí yà sẹ́ ti bí ákàlà àti ìsìnmọ̀ ń kọ́lá iná ìlmọ̀ta yíwá fún àlàyà ti hìn. Àwọn kan sọ wípé ní àwọn òkú gọ́jọ́ tó lọ́wọ́ bá gbé wọn dìde, wọ́n ó gbé wọn lóòdìde lórí bí wọ́n bá ti wà tẹ́lẹ̀. Wọ́n àmẹ́lá wúlá sọ́rọ̀ mínà náà nìkan ní ó rí bẹ́ẹ̀ àwọn yòókù ní rí bẹ́ẹ̀ wọ̀lá ibi sálọ a ní ó dámú hu wà láyé gìrù a ní òṣè omi ní àìyí bí dẹ́lílé àti ti a iṣẹ́ tọrọ tí ọlọ́wọ́ a ní àà. ọjọ́ lásìlẹ́jì kú ni o iná lójú okú ni o kú omi kú ni o bọ́bá ṣe rí gan jọ́nà àwọn òṣèlú òjìlé bí dẹ̀lílé àti ti a iṣẹ́ ní àà.

àwọn èèyàn ń jọ́tọ́ wọn bá gbé wọn dìde nínú sàárè wọn pẹ̀lẹ́ ìsàtàlùm hàlà tí àwọn àhìjẹ́jẹ́ kọ̀dísàn kan náà kọ́ ni gbogbo ọjọ́ wà kátégórì ni wọ́n bá ti tẹ́láyé kó tó kú lọ́lọ́wọ́ fi gbé ìdílé ọjọ́ kan náà kọ́ ni gbogbo ọjọ́ wà kátégórì ni gbogbo ni ń jọ́ ń tẹ́lẹ̀ àtẹ́lẹ́ Wàlá ma òkí fún wọ́lá àmàkọ́mù ohun wà àfidá ọ̀run. Ibi tí ó gbé wa dìde sí àti kọ̀ndíṣàn tàbí dìde kò rí bákan náà. ولكن لهم مواقف وأحوال الأولى Àwọn iṣẹ́ ọ̀nà tí wọ́n pín sí ọwọ́ Afẹ́ẹ́kà ó ní nọmbà 1 náà ẹmọ gbọ́. Hálùl bá fi nílẹ̀ kúbúr. Ìjídé nù sàárè lákọ̀ọ́kọ́ ti pé ẹ́ dìde kúmù ila rabbikum. Tẹ́bá pè wọ́n gẹta wíjọ ní pé ẹ̀yìn ẹ̀mí jẹ́ ẹ

ẹlẹ́lùkú ọ̀dára wọn akóògùn ọ̀dára wọn mọ̀ ọlọ́sànyẹ ọ̀dára wọn mọ̀ àwọn àfọ́ ọ̀dára wọn mọ̀ ọmọ kí wọ́n dára wọn mọ̀ oníṣúbí tìjàrí ọ̀dára kọ̀dí ọ̀dára wọn mọ̀ yẹ́ta ààrẹ fún ọ̀dọ̀ ìdàmọ̀ يتخافتون بينهم إلا بسم الله عشرا ẹnu gẹ́gẹ́ ọkà máa fàájú pé jọ́bẹ̀ ìlà lólè gẹ́gẹ́ bí òṣèlú sọ pé ilá yóò máa ọbádà yóò mìlò òun lónú ẹ̀hẹ́n àwọn kèfèrí ọmọ wá fà pé báwo ni a ti pẹ́nu lẹ̀ tí wọ́n ni àlòbíjọ́ mẹ́wàá lọ ìlà bíkùn ìlà àṣàrà oṣù mẹ́wàá ni ọdún mẹ́wàá ni ọjọ́ mẹ́wàá ni àgbẹ̀rẹ̀ wákàtí mẹ́wàá péré lálò nínú lẹ́lẹ̀ táàrí sí lọ́gẹ́ gbẹ̀rọ ìmẹ́yẹ gbẹ̀rọ ọdún pẹ̀lú sọ́njú ní ìfẹ́ tí táyé bá parẹ́ máa dáámọ́ ti samawati wal ard òdíwọ̀n ọdún tí sánmà àti ilẹ̀ fi fókọ́ sí ara tó fẹ́ wúra wọn ìtáyé fi ń jáyé iná láàlò nínú sàárè kan tó gbé wa dìde àwọn kèfèrí ọmọ wá wípé ọjọ́ mẹ́wàá lálò ìṣẹ́jú mẹ́wàá ni wákàtí mẹ́wàá ni oṣù mẹ́wàá ni ọdún mẹ́wàá ni wàlhálà tó sáníyà kọ̀ndíṣàn kejì hálù sọ́ọ̀tì ilá àmà ọdé ìlẹ̀ṣẹ́sáàbì yẹn ni wípé kọ̀ndíṣàn tá fi dìde nù sàárè òun kọ̀ndíṣàn tá máa jiyàn ni wọ́n ni ẹkójọ́ lájúwájú ọlọ́run ìdá ààbò Ọrọ rabbikum ahshuru ila rabbikum ẹ̀sọ́ wájú ọlọ́run gẹ̀rẹ̀rẹ̀ lámà lọ gẹ̀rẹ̀rẹ̀ lámà lọ ló dáwájú àdìdé tán wàhùn fi ìlhàní bí sí ń lọ́mà ní a máa lọ́wájú ọlọ́run náà bí hawa sí ń ta àmà gbogbo orin sí ara wa náà ni ó máa ṣiṣẹ́ ó ṣiṣẹ́

Wà á jẹun. Ẹ̀pẹ̀ àwọn ìyàwó wọn sílẹ̀, wọ́n jọ ń dáná jẹun ni, owó tó lè lákó wọlé ìyàwó owó tó lè bá kó olé ìyàwó ní ó gbà á òun náà gbọ́dọ̀ bá jẹ lóòyà òun náà gbọ́dọ̀ bá jẹ lóòyà ẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ tí wọ́n gbé wọlé ìyàwó ló ṣe ẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ tó gbé wọlé ìyàwó ló ṣe agbépo lájà òtẹ́ni tó gbà á lẹ̀ lọ́wọ́ ẹ̀ agbépo lájà òtẹ́ni tó gbà á lẹ̀ lọ́wọ́ ẹ̀ àtàwọn ọmọ tí wọ́n jọ ń jẹ gbogbo wọn olóhun àtàwọn ọmọ tó jọ ń jẹ gbogbo wọn olóhun tí wọ́n fi ń sara tó ọwọ́ adé ọkọ́ bẹ̀ ní ó tún ra gàrí wálé ìwọkùnrin wá jẹ́ nọ́bọ̀ ọ̀lì ọwọ́ jẹ́ ó fẹ́rẹ̀ pé ń bó ló ti rí níjọ́ kí ya rẹ̀ ọba dé ẹjọ̀ pín jẹ náà ìyàwó rẹ̀ dé ó tó gàrí wálé ó gbogbo nǹkan ìlọ́bẹ̀ wálé ó fẹ́rẹ̀ pé bó ló ti rí ọlọ́ọ̀dọ́ kọrí wá ní àbọ́lọ́já lè rí àbọ́lọ́fọ́ wá náà ìwọ ìyàwó náà bẹ̀rẹ̀ pé bàbá alé wa ní ìmọ̀ ìdọ́gba púpọ̀ inú mi dùn ẹ̀dàkùnkó ni

nítorí jọ sí èkìrí ọ̀rọ̀ rẹ̀ ọba dé. Wà máa dánú yàbúdú náà ní ìdú ní Gbogbo ọkọ̀ rẹ̀ ìgbèdè rẹ̀ wọ́n parẹ̀ rẹ̀ papọ̀ máa náà ní jọ kì á mọ̀. Fàdúnmì láàṣírá ti jẹ́ Eléyìí, ẹ̀yẹ gbàbá ìdí, ẹ̀yẹ gbàbá مع أصحاب اليمين وأصحاب الشمال مع أصحاب الشمال والسابقون السابقون أولئك المقربون أو أعطيكوا وطنا متعب

iná ọmọ tí olóòrùn anìtàfẹ́ díẹ̀ lérè wà máa nà fàájúhùn àìtùlúhùn wà ládílà látàn lè a máa wà láàrí àsọmọ wà láàrí àbúká máa wàládìlá látàlẹ̀ àmá wàlálẹ̀ asọ́mà wàlálẹ̀ àbùkámà. Kò nídi wípé ìtọ́ka tí wọ́n wípé torí bí ẹja kọjú kọ́, àbọ́dì ilé kíkọ́, àbọ́já yaya kọ́. Gbogbo kálukú ló ti máa ń tọ́ka wọn àti ń tọ́ka náà oúnjẹ náà. Fàṣọ́bàtà bí hága àánà oun yẹkú náà bí abúsọ́rí wà àṣìmáyé wà alìsínà tí ń náà tí kọ tí. Ẹni tó ya dìtí láyé yóò ti gbọ́, ẹni tó ya kọjú láyé yóò ti ríran ẹni tó yarọ láyé ẹsẹ̀ rẹ̀ ó ti nà gbogbo ó ti pé ìdánsọ fún wa nìyẹn gbogbo oríkèríkè ara tí ò pé láyé yóò kò jọ náà wọ́n aládùn sáà lẹ́sà a gba passport, alágbà passport visa àwọn àgbà visa ara tíkẹ́ẹ̀tì àwọn ara tíkẹ́ẹ̀tì kan àṣẹta afẹ́ travel out òun wọ́n jù wọ́n lù àwọn àwà ní ẹlọ́ní jọmúrò lọ́dọ̀ àwọn ẹ̀kẹ́ tí ń pè immigration àdíwájú wọn ìlú ọlọ́lọ́ wọn sáyẹ̀ wọ́n sí gbogbo ẹ̀ ibòbì kan ibòbì àkọ́kọ́ nù wọ́n wá ní akẹ́ wọ́n wá àwọn ẹrù wa wọ́n wá wọnú ẹrù àwọn evidence wo ní ń bẹ ní inú ẹ̀ àwọn kílẹ̀ níwèé àwọn ẹrù FBC FBC ẹrù àwọn evidence FBC FBC FBC ẹrù FBC ẹrù bí ọ̀tá àdíjọba ọ̀faramọ́ bí ọ̀tá àdíjọba ọ̀faramọ́ wọ́n yẹ̀ wò wọ́n yẹ̀ wò gẹ́gẹ́ bí wọ́n ṣe yẹ̀ wá wò ká tó gúnkì àtìrá sínú gẹ́gẹ́ bí ó ti yọ̀ wá wò yìí o ayénu ni ayénu ni bẹ́bá wọlé tán ẹ̀tùn á sọ lọ sọ́dọ̀ àwọn ẹ̀kílẹ̀ sí pé custom custom officer a tó déwájú wọn àwọn náà tó máa yẹ̀yí lára ò wọ́n tún wá gbé ẹrù yín kọjá níbi níbi islam martin kan tí ó wò pé irú ẹrù wo lòdì lẹ́yìn ìgbà tẹ́ ti wò lọ́n tán ayé nìyẹn o wọ́n mú ìyàtún erí yàn mú wọ́n mú yàn á lọ kọjá wájú àwọn màláíkà tó jú èèyàn lọ ẹrù rọ ẹrù òfófó ẹrù mọ̀náfìkì ẹrù jàmbá ẹrù àbòsí gbàgbà nǹkan ní nǹkan àti kápáyàn ní bẹnu ẹrù tí wọ́n yẹ̀wò lára rẹ̀ bóò ló ṣe dìídá tó bóò ló ṣe dìídì وهم يكونون فيها كامل الحواس ليسمعوا ما يقال لهم nítorí jẹ́ ọ̀jẹ́ kọ́lọ̀wọ́ dá wa pé jọ́nà ní kọ́ wà sí pé wọ́n gbọ́n jẹ́ wí dáadáa ẹ́dàpọ̀ ẹwà rọ̀ ọkùnrin lónàlónà kò tó sí pé ẹ̀rà mi lọ́wọ́ ẹ̀fán fún àárọ̀ ti nàró afọ́jú ti ríran adití ti gbọ́rọ̀ mọ́ ń kààrùn sí àríyà àmá ọwọ́ fílẹ̀ ayọ̀rẹ́ ti àmá kìí sí tójú fífọ́ tójú ìyọkọ̀ tó rí tójú bá tó fọ́njọ́ ìrìn wọ́n ni wọ́n sàbò sí fún mi ní ìrí tí wọ́n dì ẹ̀yàn ó gbogbo ẹ̀ kọ̀tàlábọ̀ ara ń jọ́ ìpínlẹ̀ àjámà gbogbo aláìsìjọ gbọ́ èdè kan náà àwọn kan ní èdè sọ̀rẹ̀yà ní yàrá sọ tábàgbé àdìdé nọ̀sàárè torí àti àbárá ní gbogbo èdè yókù ayélàdébá yóò sì gbó láyé kọ̀dálkì àmà gbogbo èkó jù bẹ́ẹ̀ lọ àrísọjọ́ àti àmà gbogbo faransé jù bẹ́ẹ̀ lọ àrísọjọ́ àti àmà gbogbo láti níyà jù bẹ́ẹ̀ lọ àrísọjọ́ àti àmà ìmà àràbí kọ́dà arábí ni ẹnú kò sí pé àṣọ èdè lárúbáwá orílẹ̀ dáadáa sọjọ́ wọn nánú babaláwa èdè alkùránì sínú ويقرأوا كتبهم الناتقة بأعمالهم حالة لنو الحالة الثالثة حالة كتانو قدسنا كتانو تبتا باكوني ibodè kíní ibodè kejì ibodè kẹta ọwá kan ife wọn fẹ́ wọn sẹ́wù tó náà ni

ó wá kó fáìlì al-mu'amalat àjọsí rẹ̀ pẹ̀lú ọmọ Adama ìyàwó ọkọ ọmọ ẹbí ẹ̀gbọ́n àbúrò ará ọ̀rẹ́ ọ̀gá ọmọṣẹ́ olórí ọmọ ẹ̀yìn ìlú fáìlì kejìnú fáìlì ẹ̀kẹta ní al-ibadat gbogbo tó fi jọ́sìn fọ́lọ́ salat fáìlì kẹrin òun ni kùrùbáà ní tí wọn ò sí lọ́rọ̀ èèyàn fún ọtí wọn náà ní mọ́ kọntubútì èyí tọ́lọ́run ọlọ́gbọ́ orí bí inú kúrùbà ni ní ma ṣe náfílà bí inú kúrùbà ni wọ́n ọgbẹ́ kọrùn fún ààrẹ ni ma yọ zakarite ọ̀nà èèyàn fáìlì mẹ́rẹ̀ẹ̀rin náà ni a gbé kọjá níbi ìsáàb ní kọndíṣà kìló kọndíṣà kẹrin náà wàhí asáàkù ilá jahannama fa innahum yuslabuna fiha asma'uhum wa absaruhum wa alsinatuhum ìgbà wọn láwá kó níbẹ̀ tàbátì sí rọ̀tán lọ́wọ́ kàbí kí kálùkú bá ń lọ ní màlìjánátò àwìn náà ibẹ̀ ni wọ́n ti wá sí kíni yúsílàbù àbùsọ́rọ̀ Wà ojú kò ní rí ọmọ. Wà ní síná tó àwọn ìdíje sọ̀rọ̀ mọ́. Líká lè tààlà. Ìgbọ́nà wọn bá sọ báyìí pé kiri. Wà náà jùrú rí ọmọ ìkí àmàtì aláwójú rí ọmọ ẹ̀hùn wà bú kí máa wà tún máa àwà wọn jahannam. Ọlọ́run ní ọjọ́ kìí kẹrin ìkẹrin àwọn gbé wọn dìde láfọ́jú a gbé wọn dìde lárọ a dì wọn létí wọn ní lè sọ̀rọ̀ mọ́ nítorí pé a ti yanjú kéèsì bí tó ẹ̀sán ti sọ ọ̀rọ̀ ìdájì máa dúró kékeré sílé ìfẹ́ ti kọjá afẹ́sẹ̀ tán lórí tó tàbá ní wọ́n fi àjẹ́ wọn ẹ̀dàkùn wọn tàà lóun ní òun kò ní ti a fún aláǹfààní pé ìdánwò kú ọ̀tún láwọ́ àbí ìdánwò pọ̀sẹ̀ kan o kí lẹ fẹ́ bèèrè àwọn àti tẹ̀mù yìí nù fún wọn aláǹfààní kan bèèrè gbà wọn a fún aláǹfààní kan sọ̀rọ̀ kí ni òye inú tí ràtàbà ń tuntọ̀ ìdánwò pọ̀sẹ̀ kan o kí lẹ gbàgbé sára yín léjì mọ̀rájá tán àbí wọ́n létí nù agbọ̀rọ̀ lẹ́nu wọn nù àwọn asẹ́kì dánwò àwọn asẹ́kì àpò wọn ẹmọ́ gbé tíra wọlé ẹmọ́ tí wé dà àwọn àmà sọ wọn ẹlẹ́kùnrin sọ alálàlàlà ọjọ́ bèèrè ìgbọ́jọ́ ọ̀sẹ̀ kan láfílẹ̀ kò sí bèèrè mọ́ ni pé àlìyẹ́ ọmọ nàkàtímọ̀ alára fòwá ìhẹ̀rùn وتكلمها وتحذرنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكذبون ọjọ́ tó ṣe pé àríyá ọmọ náà sí mọ́ aláàfúwá ihe a kì àgádágòdò mọ́ ọlẹ́nu wàtúkẹ́lìmúnà àwọn fún ọwọ́ wọn lọ́rọ̀ sọ ọwọ́ tí ìsọ́ ọ̀tẹ́lẹ̀ afọlọ́ọ̀sọ. Òpàtẹ́ sí ádùn àríjú ló ń bí mẹ́ta ló yẹ kí sí bú. Ẹ tẹ́lákùn kí ni látà ìsinmi ní kọ́lọ̀ wọn gba ọ̀rọ̀ lẹ́nu kọ́ ni. Ọwọ́ òsì sọ̀rọ̀ rí ẹsẹ̀ sọ̀rọ̀ rí, ìjọ́ wà kọ́kọ́ sọ kò ní sọ̀sọ̀kúsọ. Alárọ̀ ma wá bèèrè lọ́wọ́ ara rẹ̀ pé kí ló lima tas'ada alayya ìwọ̀wọ́ mi tọ́ jẹ́ ìtakùrí lima tas'ada alayya ìyàrí jìlẹ́yà ìwọ̀ ẹ̀sẹ̀ mi kí ló tọ́ jẹ́ ọwọ́ àtẹ́kọ̀ọ́ àǹtaka ní ẹlẹ́bí àǹtaka kulla shay èmi kọ́ ní sọ̀rọ̀ wọ́n ni máa sọ ní ìwọ́ ẹ̀sẹ̀ máa sọ bí ó ní lọ ìwọ ọwọ́ máa sọ tó mú máa

àsìkò ní wọ́n àtàbì sí kó wálà torí àti sàrè ó ti kọjá sẹ̀ráàtì ó ti kọjá gbogbo ẹ̀ àwọn adébì tí kálùkù ọmọ lọ àyí ẹ̀ ìhọ̀rọ̀ afọ́lẹ́mọ́júrí mọ́hùn náà tí mẹ́rọ a a ma wá gbá kó wá àtẹ́tẹ́ rẹ̀ wọ́n ní àwọn kan bẹ irun wa gbogbo orun tààlù láyé pátá ó gbogbo orun tààlù láyé wọ́n wà á mú irun nínú wọ́n fi di ẹlẹ́sẹ̀ wọ́n dì í mọ́ ẹsẹ̀ rẹ̀ wọ́n ka kò bí ẹja ẹja sáwálẹ̀ Eja gbogbo ká ka kò fi bí ẹja yíó ká sọ àmàláìkọ́ mọ̀ á na ọgán kó wá báyìí ìgbà tán mẹ́ja lọ́wọ́ bí nàwá sí àásù èrí náà sí à jámù rẹ̀ ní nàwá sí wọ́n lá kẹdánù ẹ̀ dìlé só lẹ́sẹ̀ Fàbí ayé aláìrọ̀ bí kò náà lágbára púpọ̀. tí ó ká mítà. وهذه الحالة تنقسم إلى بدو ومعالي ìpín àwọn tí ó wọ náà pín sí méjì àwọn kan wà ní high àwọn kan wà ní low level tó high level tó low high level àti low level mhm. wàtúnà tí iná mìnà zulli yàtùrù nà mí rẹ̀ rẹ̀ rẹ̀ ẹ̀rí àwọn kan wọ́n máa lọ yọjú bí àgbà tí ẹyọjú lọ́gbẹ́ ẹ̀wọ̀n ẹ̀rí àwọn kan wọ́n máa wò fún tọ́rọfìlà àfíì ìdẹ́gbẹ̀ ní tọ́rọfìlà àfíì ni pé ojú jàmbá ojú ulẹ̀ ọ̀kan ni wò ní bẹ́ẹ̀ ajá kí mò ní sí rí ẹni tó wọ́n wò mí lọ́kan rò pé òní wò ẹni tí sí wò ní tọ́rọfìlà àfíì ni ká máa wọ̀ ọ́ká ká máa fojú kọ̀rọ̀ rí ní ṣe báyìí ṣe kó jẹ́ pé lórú ni wò ní sí bá wọn sọ̀rọ̀ bí bóhùn sí ń tọ́ ọba kò fi sí yíra padà ní rí onípe ní tọ́ráfìlà àfíyì àtọ́ráfù zọ́ọ̀ì gbogbo ala lójú méjì méjì èyí yìí àtẹ́lẹ̀ ojú méjì ni fún wá ń ṣiṣẹ́ méjì ọ̀kọ̀ọ̀kan ṣiṣẹ́ méjì méjì ń ṣiṣẹ́ ọ̀kankan ń ṣiṣẹ́ kọ̀kọ̀ èyí tàà fi rí kọ̀kọ̀ ẹ̀ nẹ́pẹ̀ ní àtọ́ráfìlà àfíyì ojú alẹ̀ ojú tàà fi ń wo kọ̀rọ̀ àwọn tí wọ́n wá wọ́n máa rí báyìí wọ́n nílé wọ́n màláíkà dáadáa wọ́n máa yọ ilẹ̀ wù wọ́n máa wù lẹ́wúlẹ́wú Kùlàmá oríkè àfi ha fáòtò bá láwọn mùkọ́sà náà tó ha alàmìyà jí tó náà lè rọ̀. Láti náà jù àwọn ọmọ náà sí náà báyìí, àkásà náà tó ha olùsọ́ ilé náà wà fẹ́ á, èé ṣe wọ́n gbọ́wà jí ní gbogbo ọ̀tọ̀ sí ṣe bí wọ́n ṣe wà sí fún ọdọ́bọ̀ kéwú lọ́wọ́ kàwé tí wọ́n láta ìṣẹ́bọ̀ gbọ́rẹ́dì ọgbọ́ta fíìsàn kí lọ wá mú ọwá wọná kọlu bàlá àkọjíjá anáàdẹ́rùn kákàzàbìnà wákùnlẹ̀ إن أنتم لا تكذبون لا بد أن يبين àwọn parọ́ ni àwọn ọ̀tẹ̀lẹ̀ tí wọ́n wí ni àwọn ń já wọn rọ́lọ́fà torí bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin jẹmọ́ àwọn ẹ̀dàkùn torí ọlọ́run ọjọ́ alìkì àmì ìsọjọ́ àwàdà gbogbo ẹ̀yin jẹmọ́ àwọn ẹ̀dàkùn torí ọlọ́run ọjọ́ alìkì àmì ìsọjọ́ àwàdà àtayé rẹ̀ ní ká ti dẹrù wa kókún kọlọmọ́sà bá wa dì kókún àtayé rẹ̀ ní ká ti dẹrù wa kókún kọlọmọ́sà bá wa dì kókún ẹ̀sàmí dáadáa bá ẹjá ìdàmí àfún olórin ní ládára ilẹ̀ ìgbà dàlẹ́máà ó sì ẹ̀fì kónà wá Ilé kan tó máa dámọ̀ ó gbé tó bá kú tán, ilé tó bá kọ́ láyé kó tó kù láyé ní ó bọ́ọ̀bá hùwà rí ó gbẹ́rì kí á mọ̀ dáadáa zọ́fà. Fàìbẹ̀nà àbẹ̀bẹ̀rẹ̀ bọ́ọ̀bá bá ti sánà ha. Ọ̀rẹ́ òkú rẹ̀ tó ní òfin tẹ́bí ṣe ni, òtún sàárì rẹ̀ ṣe ni. Ọ̀rẹ́ pé ogun ọlá rẹ̀ tó ní òfin tún rí ìlú rẹ̀ ṣe ni, òfin tẹ́bí ṣe, òfin tún sàárì rẹ̀ ṣe ni, ọgbàdùn sàárì ọgbàdùn kìámà. Fàìbẹ̀nà àbìṣàrẹ̀ rọ́bà bá ní ha. Ọ̀tẹ̀ ọ̀ṣètò ọ̀tẹ̀ ló ọ̀tọ̀lí tó ń ṣe nínú ọ̀tọ̀lí tó ń sọ ń ta ọba kú tán ọmọ bá nù sàárè ọba wọn jẹ́ ọlọ́run ọmọ nìyàn ọ̀fẹ́ máa wójú kòkòrò láyé Iná máa bí ha. ọmọ ẹ̀dá báhùn, ṣùgbọ́n àfikò ṣe ní dẹ̀ẹ́dẹ̀ẹ́ bára tẹ́ẹ̀sẹ̀ ẹ́ kọ́nà tẹ́ẹ̀sẹ̀ amúra tẹ́ẹ̀sẹ̀ bára tẹ́ẹ̀sẹ̀ súnmọ̀ tẹ́ẹ̀sẹ̀ amúra tẹ́ẹ̀sẹ̀ bára tẹ́ẹ̀sẹ̀ amúra tẹ́ẹ̀sẹ̀ kúnra tẹ́ẹ̀sẹ̀ bára tẹ́ẹ̀sẹ̀ amúra tẹ́ẹ̀sẹ̀ kúnra tẹ́ẹ̀sẹ̀ Bára tẹ́ẹ̀sẹ̀ amúra tẹ́ẹ̀sẹ̀ tẹ́lẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún ọ̀rà tẹ́ẹ̀sẹ̀ kó lè gbádùn ara rẹ̀ lọ́la. Béèyàn bá sáré kọjá àlà yóò ti rẹ̀ léṣe. Béèyàn bá sáré kọjá àlà yóò ti rẹ̀ léṣe. Ẹ̀hẹ́ ọ̀bá Òṣúlátù bá máa dúnmúta mú ti tẹ́ ìdá. Pàtàkì òṣúlátù kéé gbogbo tí jẹ́ fàndésàn pẹ̀lú ọlọ́run yóò fi kọ́ra. Máa dúnmúta mú ti tẹ́ ìdá. Wàlámú bí ànàtà bá dalè mọ́ òkè lákí ha. Wàlámú bí ànàtà bá dalè mọ́ òkè sí tó gbé gbogbo tó bá ṣe ọ̀pá pàdé tó bá kú tán. Òṣùn tó gbé gbogbo tó bá ṣe láyé jẹ́ ní ọ̀pá pàdé tó bá kú tán. Ẹjẹ́ bá lọ bí sóòtù jẹ́ sí à. Ìjọba ń sọ pé iná kùn náà nẹ́sẹ̀ sí o máa kọ́ntọ̀ tá a màlú rẹ̀. ولله ما في السماوات وما في الأرض ويوم تقوم الساعة يومئذ يخسر المبطلون. Àwọn ní ọgbọ́n tí mẹ́sẹ̀lẹ̀ ni mo ní, gbogbo tí mẹ́lẹ̀ ni mo ní. Ìjọ tí Ọlọ́run bá gbé wa dìde, ọjọ́ náà ni gbogbo òfìlẹ̀ jẹ́ ó fèèlì. Wàtàrá kúlù mẹ́tí ń já fíyàtá. Wàtàrá kúlù mẹ́tí ń já fíyàtá. Wàtàrá kúlù mẹ́tí ń já fíyàtá. Ìjọ́nà kúlù mẹ́tí gbogbo èèyàn gbàgbàgbàgbàgbà. Tàbátù kan bí ọba bí president èèyàn kan bí ẹgbẹ̀rún èèyàn tàbá fẹ́ tú èèyàn kan sí ọmọ ajẹ́ pé lọ́balọ́ba àwọn èèyàn tó kọ wọ́n kárí ayé èèyàn kan bí ẹgbẹ̀rún èèyàn ni ọmọ bàbá sì fẹ́ tú ọmọ sí gbogbo ran kó ló ọmọ tí ń jẹ́ àfíà gbogbo ọjọ́ kọ̀kan yóò kúnlẹ̀ wájú ọlọ́wọ́ olóso ní ìbárúkọ́ ma pẹ̀lẹ́ rí lílòsó torí jáàzì yẹ́tùn jàtá olóso ní jẹ́bẹ̀ yẹ́jísú yóò lóso nígbà tí ẹ̀ ń sumí tí ẹ̀ fẹ́ rojọ́ wọn dákúnlẹ̀ kó ló mẹ́sìn jáàzì à gbogbo àwọn èèyàn ńláńlá ní olóso wájú ọlọ́ كتابها اليوم تجزون ما كنتم تعملون هذا كتابنا يسيب عليكم بالعافي Ọlọ́run ní ìwé tá ti kọ rèé, ẹ̀ẹ́gìrẹ̀ ràkíwà àti àkídù, màláìkà tí ń bẹ lọ́wọ́ tún èjìká ọ̀tún ní kọsẹ̀ rẹ̀ èyí tí ń bẹ ló sì ní kọsẹ̀ bí iṣẹ́ tó ṣe náà ní kìí ṣe fẹ́ lòmín iná kúnnà lẹ́sẹ̀ sí ọmọ ọkùnrin tó dámà yóò àwọn ọlọ́run lẹ́sẹ̀ sí ọmọ ọkùnrin tó dámà lúnà àwa là ń fọ́tọ́kọ́pì Oòrùn jọ́ kan tó bá yọ láyé àfá àmẹ́rin ká ìlú. Ìmáàmù kan. Bẹ́ẹ̀ni. Ìmáàmù jámù ìlú o. Adóodò. Adóodò. Ok. Àbá. Tọ́ bá tí lẹ́jọ́ kan bá mọ́ báyìí tó oòrùn bá yọ. Oòrùn tí ń bẹ lókè, sánmà tí ń bẹ lókè, òun ni ẹ́ńjìn tó wà lókè tẹ́ bá débi tí wọ́n bá ti ń fọ́tókọ́pì ìwé. Lẹ́rìí pé wọ́n tẹ ìwé sí orí sáàtà tó wà sálẹ̀. Kí ẹ sí pé? Kọ́píà, kọ́píà, òun ló sálẹ̀. Èyí tó wà lókè tán dé mọ́ Kọfà ìròyìn. Sánmà ní kọfà ilẹ̀ ní kọfíà. Atẹ́gùn tí ń fẹ́ àti mílítà mílọ míbọ̀. O ní ya fọ́tò gbogbo ń tàn ṣe. Àṣíyàtò Sam, àṣíyàtò Sam, ẹ̀ta wàrà òun ni. O ní ya wá jẹ̀rẹ̀. Jẹ̀rẹ̀ gẹ́bí ẹbí ya fọ́tò ìgbàbọ́n fọ́tò kọlọ́jọ́ ó ń ya gbogbo táǹṣe ọ̀rọ̀ táǹṣọ pé ibi tí méjì nàka ìdí wọ́n ti gbé wájú àrùkẹ́ àwọn ọdẹ̀ máa sí ni ìrẹ̀ táàrin bẹ́ẹ̀ ni ọlọ́ni iná àwọn ọlọ́run pẹ̀lú àwọn aláìka wa kò ná iṣẹ́ wa Bẹ́ẹ̀ lọ ìta wàràwọ̀ oòrùn náà ní bí yàwá sínú gbogbo tọ́lọ̀ bá fẹ́ yàwá sí. Kádàrá tọ́lọ̀ ń tò sí àwọn màláíkà sí nǹkan. Ọ̀dà ẹjá fún simple example. Simple example arithmetic. Ẹ́ ọ̀sẹ̀ wọn. <laughs> Bá a bá pé Tàbákòbìnrin yìí láà pé iná kùn náà mẹ́sẹ̀ ṣúkẹ́ afẹ́gbọ́n fẹ́ kẹ́ gbọ́ ọrụ ọrụ kẹ́ gbọ́ ọrụ kẹ́ ti tẹ́ tó bá kẹ̀yìn nìkan. bá nìkan nígbà fi páyẹ̀ ní mẹ́lẹ̀ tọ́wọ́n kójọ tó ń kójọ tó ń kójọ tó ń kójọ kọfíwò tí ń kójọ iná kúnná rẹ̀ tẹ̀lẹ̀síkò máa kún tó ń tààrà lọ́wọ́ wọ́n ń pọ̀tù rẹ̀ wọ́n yà wọ́n yà tí èyàn bá pé obìnrin mo fẹ́ fẹ́ ọ bẹ́ẹ̀ bá pé obìnrin pé mo fẹ́ fẹ́ ọ kẹ́ ẹ máa wo sí fi sa ẹ̀sáǹpù láyé o mo fẹ́ ní sáré tí ń kan lábùkù mọ́ nínú ọ̀fẹ́ yìí àti ẹ̀fì mílọ́rùn lẹ̀ ẹwọ́n tàbí ọmọ ni wọ́n yẹ̀yẹ rẹ̀ ni wọ́n kan lábùkù fáá títí títí títí ọkùnrin wá lálàá sí díjíjíjíjì ọwọ́lọ́wọ́ ní kọ́bọ̀ sí aláà iná kò náà nẹ́sẹ̀ sí òun kún tó ń ta àmàlò àwọn ọlọ́wọ́n fọ́tókọ́pì wàhálà gbà tó lọ bá ní wọ́n papọ̀ tó bá lóyún báyìí tó bá yẹ bímọ bí ìbá ṣàánú ọlọ́run ọmọ òun ní gbọ́tì ẹ̀ tí bàbá rẹ̀ ní ọgbọ̀. tí ìbá ṣàánú ọlọ́run ọmọ òun ní gbọ́tì ẹ̀ tí bá bá ní fẹ́ta lórí ẹ̀ kò tó tà fún tí bá bá ní náà ní ọgbọ̀ torí pé iná kúnnà lẹ́sẹ̀ tí kò máa fún tó ń ta lóòtọ́ obìnrin wọ́n tọ́ bá ti lè ní ẹ̀fẹ́ ọmọ tó ti tún rẹ́lómi tọkùnrin ti tún rẹ́jú rẹ́lómi tó tún rẹ́lómi tóbìnrin yíwá ń dààmú tí wọ́n ń dààmú tí wọ́n ń dààmú ẹbá ń bẹ̀ẹ̀ ẹjọ́ ẹbá ń bẹ̀ẹ̀ lọ́kọ méjì òun bá lè mi ìlẹ́nìkan títí títí ọbí wá lóyún á bímọ ọmọbìnrin ọ̀họ́ gbádùn àwọn ọmọ náà ìdájọ́ ọlọ́run nílẹ̀ nìkan yé ṣe ogun òdílẹ̀ bọ́ ṣàgùn wípé ẹbá ń kó ọkà ọmọ yìí irọ́ ni wọ́n túnmọ́ lọ́wọ́ torí tẹ́ẹ̀ fi gbìn ìfẹ́ tẹ́ẹ̀ fi ṣòwò wọn قال لي إنا كنا نستنزف ما كنتم تعملون هذا كتاب لا ينطق عليكم بالحق فقه فقه أتعيش يا فيا كلمة لا تويك ìwé lẹ̀ ń tí o kìtàbù ìwé lẹ̀ ń tí o yẹ̀ntí kò á lè kún bí lẹ́ hàpì rìtọ́tì rẹ̀ ń sì mọ́ wà bá yín lọ́la pẹ̀lú òdodo iná kúnnà náà sí tẹ́ sí hù máa tó sàmàlú níbi ẹgbẹ́ kó níbi àwọn nǹkan tí ò ṣe é fọ́ọ̀kàn ẹjẹ́ agbé lọ síbi tá ń rí lára jíjọ ọmọ bàbá lára jíjọ ọmọ ìyá láwọn méjèèjì àwọn anílmọ̀ tó bì ti àhàlí ilé àwọn amá ọlọ́mbọ̀n alágbára pé ta bá fẹ́kọ́ mọ́ ọjọ́ wá ara pé nákùn náà sẹ̀lẹ̀ sí ọmọ kọ́ntùn dámà dúdẹ̀ gbogbo ọmọ tí ìyàwó mi ọba bí èmi ní kọjọ àwọn onímọ̀ ìtàkátà aláṣẹ ọmọ ilé ìdílẹ̀ dúró bàbá wa ọlọ́mọ rẹ́rẹ́ bàbá gẹ́lẹ̀ wọ́n ní àmà ìyá afẹ́kọ́ fáì ọmọ ìyá afẹ́kọ́ yáyì èèyàn ma ti dàbára rẹ̀ mẹ́ dàbára rẹ̀ mẹ́ àmọ́ ní táì àmọ́ lásìkò mo sì fẹ́ kọ́ jọ bàbá rẹ̀ mo sì fẹ́ kọ́ ni àwọn tó bá ti ó lè rí tí lẹ́sẹ̀ sí o máa kún tọ̀tà màlú náà á fọ́tó kọ́pì ẹ̀ bọ́ bá jọba bá rẹ̀ pẹ̀lú dàbára kò ní jọba bá rẹ̀ pẹ̀lú wà alè ní ọjọ́ tó ẹkọ́ máa lè báyìí tó bá jọba bá rẹ̀ pẹ̀lú ojú ní ọmọbí yìlá kò ní jọba bá rẹ̀ pẹ̀lú wà alè ní ó kojú jọ alè ní ó fi wà jọ náà àti bàbá jọ àwọn dàbára ni tọ́wọ́ ayé pẹ́pọ̀ náà afẹ́kọ́ mọ́ ọjọ́ ni tí ìyàwó bá ti lóyún iná kùnná nẹ́sẹ̀n tí kò máa kún tọ̀ntà àmà lórí àwọn ọlọ́run fọ́tọ́kọ́pì máa lọ sókè ya rẹ̀ nínú oyún ní sísù tí bí bá sùn gbẹ̀gbẹ̀ ìyàwó rẹ̀ àtọ̀ tí máa tún wọlé sí ìyàwó láalẹ́ ìgbà tí ó ti dọmọ tán fọ́tò ni wọ́n máa fi yà sí ọmọ láti jẹ bàbá ọba tẹ̀ jẹ́ pé ẹ̀ ma sùn sílé bẹ́ẹ̀dì kan náà torí jẹ́ àsìkò tí wọ́n ń sọ wára rẹ̀ lọ́wọ́ nínú ìyá oṣù kíní oṣù kejì oṣù kẹta oṣù kẹrin náà ni tó ń bá ń bẹ́ẹ̀ mẹ́gbà náà ẹ̀dá ti bẹun ẹ̀dá tẹ̀kìwínù àkọ́kọ́ nù tọ́lọ̀wọ́ kọ́kọ́ kójọ tẹ̀kìwínù kejì náà ni yíya fọ́tò jíjọ lẹ́yìn oṣù mẹ́rin ó ti dọkùnrin ó ti dóbìnrin kò lè dọkùnrin mọ́ lẹ́yìn oṣù mẹ́rin kò lè dóbìnrin mọ́ ó ti parí mẹ́wọ̀ àmá ó lè jọ ní ìbọ̀fẹ́ kó pupa mo fẹ́ kó dúdú mo fẹ́ kó jọ mí ọmọ wa sùn ti ìyàwó ìyá rẹ̀ ẹ ma dìmọ́ ráyí ẹ ma fara rú ráyí ọmọ bí ìgbà tí ọ yọjú sí fọ́tò tán fẹ́ ya fọ́tò ìmọ̀ lápá ọmọ ẹkọ́dọ̀ ya àgbà nígbé yọjọ́ ya àgbà ọmọkọ́dọ̀ bàbá àgbà nígbé yọjọ́ bàbá àgbà mú lọmọ ìyá tó wájọ bàbá ọ̀dọ̀ mọ́mí àgbà ló gbà nígbà tí ìyàwó mi lóyún mú ní kọ́lọ̀ sinmi lọ́dọ̀ mọ́mí ní ilé ìjọ mọ́mí àgbà báwọn Oríkẹ́ àwọn ọlọ́pùn náà náà sẹ̀ntíkù máa kún tó ń ta àmàlò. Ìjẹ́ bá ti àpọ̀tọ̀kọ́bì ẹ̀. Ẹlẹ́yìn ni àwọn nọ́ọ̀sì àti dọ́kọ̀ ni wọ́n bà lérò rí pé tí àwọn a máa ń tẹnu oyún, wọ́n á ní ká máa sáfún, wọ́n á ní ká máa sùn pẹ̀lú ẹ̀, àti ètorí pé kọmọ ilẹ̀ bàjọ́ aláwọ̀ ni. Yọ́ sọ ẹ ìwà láfẹ́ kó fi jọ wá onídàbá oníláìn sí ẹ̀. ní àwọ̀ láfẹ́ kó fi jọ wá oníláìn Ẹ̀kọ́ ni ọlọ́wà máa wá ṣe fẹ́ni tí ọmọ nǹkankan tí ẹ̀ bí a ń bá ń kúrọ́ ọmọ ọmọ kúrọ́ bí a bá ń jalè ọmọ ọmọ jalè bí a máa ń sòfófó ọmọ ọmọ sòfófó bí a máa ń bínú ọmọ àbí bàbá ní bínú ọ́fìsínú jọba bá rẹ̀ iná kọ́nà na tẹ́rìndíhù máa fún tó Béèyàn máa ń húwa bú ní ìdí máa ń húwa rí, tí máa ń húwa bú, tí máa ń húwa rí. Tọ́bá ti di tó ti hù tò ní tán, ọlọ́rẹ̀ ìmọ̀láíkà ẹ̀ka fáìlì tò ní. Ẹ ti kọ́ọ́lẹ̀ wọ́n láwọn ti kọ́ọ́lẹ̀. Ẹ wá dàá tó mi lálẹ́ ìgbọ́ntàntí látàárọ̀ ṣe wọ́n dà sómi tọ́bá dalẹ́ mọ́júmọ́ wọ́n dà sátẹ́gùn mọ́júmọ́ àwọn àláìkọ́ ọmọ gbóòrùn àwọn èèyàn máa gbọ́ atẹ́gùn ẹ̀ láàrọ̀ ọjọ́ kìí ẹnìkan ò sí mẹ́ngbà tó ń ti rere ẹnìkan ò sí mẹ́ngbà tó ń sàbúrú ọlọ́wọ́ kan jù lọ́nà ọlọ́kàrin pé áà ah, lágbàjá omi áà ah. mo lálà rẹ̀ lánàá torí pé ọlọ́dún nígbà màláìkọ̀ tí àtàtẹ́gùn ṣe bí wọ́n da fọ́tò ẹni tí mẹ́lẹ̀ rédíò àtọ̀rọ̀ tí ń sọ ṣe bí wọ́n da àtàtẹ́gùn la fi ń rí sáà kínú tẹfíṣàn wa láyé ni ẹ́ o ilé tẹlifíṣàn lálọ́lọ́ jòkó láti ń sọ̀rọ̀ àwọn àwọn tẹlifíṣàn nínú ilé ẹnìkọ̀ọ̀kan wa sẹ́wọ̀n pé iná kùnà na tẹ́sìkù ma ó ń tàn tààmàlù níta ń ṣe ní stúdíò nílé rẹ́díò àmì ilé tẹlifíṣàn iná ni a ṣe násìkù rẹ̀ àdá àdá àdá gbogbo ayé bí kálùkù wá ń wẹ̀ nínú yàrá níbi kọ̀ọ̀kan tí ń dáńgbẹ́ èyí ni ó jẹ́ bẹ̀rù ọlọ́run tábà ṣe wọ́n rí mi wọ́n rí mi bàbá láàárọ̀ ni ẹ̀họ́ kúkú mà bàbá láàárọ̀ ni níbi táì màkan rẹ̀ dé lórí sọ pé wọ́n mọ̀ wọ́n rí ọlọ́ni kò lè màlú ẹ̀yìn ìdákẹ́ Ẹkì kan sọ kọkàrí ẹ̀ sí tẹ́kì tẹ́lẹ́ta. أيوة فينازعكم بما كنتم تعملون قل الله عملكم ورسوله والمؤمنون فتتردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون Alúkó tó tí ọba ṣe dáadáa. Wàtàyọ́rọ̀ Allahu wa malakum wa rasuluhu wal mu'minun. Ọmọ wọn padà fi hàn wá iṣẹ́ wa torí pé ó darí ẹ̀ sọ́dọ̀ àwọn òjíṣẹ́ títà nábì, àwọn òjíṣẹ́ títà fáà, wal mu'minuna gbogbo àwọn akírun tí máa ń kírun àwọn awọ́lúwà. Bábá tí ń sọ fẹ́ẹ́rẹ́ ọlọ́run ti fi fẹ́ẹ́rẹ́ àwọn. Alámẹ́tàlẹ̀ yẹn máa ń lá wọ́n láti Alámẹ́tàlẹ̀ yẹn máa Náà ni wọ́n bá ti lálàá májẹ̀rù ọmọ ọ̀bọ̀ ọmọ ásá fi kọjá àlà. Náà ni bẹ́ẹ̀ bá ti lálàá ma bẹ̀ẹ́ kó máa sá kiri kọjá àlà. Èyàn mi alákanù. Èyàn máa lálàá tara rẹ̀ jọ mi alákanù ni. Yóò wá lálàá ẹni ẹlẹ́ni. Èyàn ti máa lálàá ẹni ẹlẹ́ni. Tí ìṣe ti ẹ. Tí ìṣe ti ẹ. Wọ́n ìgbàwẹ̀ lómi wà. Ó ní ìbáwẹ̀ lómi wà. Tọba akẹ̀rẹ̀kẹ́ tó ákìrí ní mọ́lá lájẹta ilé tẹ́ mọ́jọ́ bí wọ́n kù. Àgbàgbàjá tó wọ́n kẹ̀gbé mọ́tò rẹ̀ wá ní kìí ṣe wọ níjọ́ mi, a sì máa jẹ́ wọ́jọ́ mi. Wọ́n sì lè gbé mọ́tò kan wá sẹ́fẹ́ tó ti ṣẹlẹ̀ kọjá láéláé, ọlọ́nkàwọ̀ ọbí najú, gbàtí wọ́n náà bọ́lọ̀ najú. Òṣèṣìkìrí fá, ọlọ́run á fẹ́ fi hàn pé dénú agbó mi, mo sì fẹ́ bọ́ sí fàájì yọ́ agbọ́rọ̀ lọ́rọ̀ wà bá yọ́ kà ọ́ ọwà lálàfí ẹnìkan ló ẹnìkan ìdí àbíkọ́ lálàfí wọ́n ẹnìkan jíyà ẹnìkan ti gbá wọ́n á lè jẹ́ kó tọ̀ gẹ́gẹ́gẹ́ kọjẹ ní mímọ̀ rẹ̀ ọ̀tọ̀ ní tí ń bèèrè ọ̀tọ̀ tọ́lọ̀ fi hàn mí ọ́tọ́ fi hàn ọkọ̀ ti wọlé ní tí mo fẹ́ dánwò kò rí kí n sọ fún ọgbọ́n mo fẹ́ hàn lágbájá lè mọ̀ àti mo fẹ́ ti dáadáa fún lágbájá yọ́ Sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Àwọn sàrábé bí ìjọ kan yíkẹ́ tọ̀ lówà náà bí ló kó láyé yìí sí, kò sì níwà yí ọwà mọ́, kí láàfi máa mọ́ tí ó máa ṣẹlẹ̀. Anábi ni ó kú àwọn gẹ́gẹ́ fi máa máa, ó kú firasa, ilmọ̀ firasa, gbogbo ẹwà àbíyà ni. Eléyìí wọn ò yàtọ̀ fáyẹ̀wò. Ìṣára, òun ni Èèyàn mọ ìṣesí lára ẹni tí ń bá ń bẹ̀ pẹ̀lú rẹ̀ tẹ́jọ ń gbé. Tẹ́wọ̀n kọ́ màkà ní kéwò. Mọ́ bá ń sàdúrà lọ́wọ́ tọ́mọ bá ké ìṣára ní. Bínú máa ń bí ọlọ́wọ́ tátẹ́gùn bá ṣe kìrì tí ó gbẹ́ ṣe kìrì ìṣára ní. Ọwọ́ àkùgbó ṣe màá kọ́dà wọ́n pẹ̀ tíra kan ní ìzáta ẹ̀ẹ̀kálàjà ìzátàlájà ara ìṣára ni ẹni ọlọ́pàábù a máa mú àmàfèèlì wọ́n wá kú ìsẹ̀kára ohun àlá náà ni àmáwàlá tọwọ́bọ̀ wàwàlá bèèrè ẹ̀ tí wọ́n lọ́mọ fẹ́ sí ọfihàn mímọ́ ní kíni yóò ti rí yóò wà lọ fọ́tókọ́pì rẹ̀ wá nẹ́sẹ̀ yóò fọ́tókọ́pì rẹ̀ wá pé wòó fọ́tógbò pèrí nìí ìyàwó tí mo fẹ́ fẹ́ yìí àìdé ní ẹ̀yìn alàkẹ́ni àbàkẹ́ni tání gbogbo ọ̀nà ni wọ́n tàbí kí n fẹ́ náà méjèèjì àwọn àtàgbọ́ sí náfílà ànábìkọ́ wa bá ti tí bó láti wá rí tí èsì ìṣẹ̀lẹ̀ wọ́n wà lọ fọ́tókọ́pì rẹ̀ wá iná kò nẹ́sìtẹ̀ǹsíkù ma kóntùn táàmàlúnà táàmàlúnà tẹ́ ń ṣe lọ́wọ́ táàmàlúnà tẹ́ padà sí future kódà èmi wọ́sọ báyìí àlàkẹ́ ni mo rí mọ̀ rákàkẹ́ àlàkẹ́ lè mẹ́rẹ jọ wọ́sọ kódà òtẹ́lì báyìí láti ṣe gíní kódà ìmáàmù báyìí ló ṣe útúbà kódà lágbẹ́lá ló bá ṣe dáwákà mẹ́ àwọn báyìí ní dáná kódà báyìí báyìí kódà báyìí báyìí nínú àlá ìyàwó ti ti ṣe o nǹkan tí ó ṣẹlẹ̀ tí ó ti ṣẹlẹ̀ náà lọ fọ́tókọ́pì rẹ̀ wá gẹ́gẹ́ bí wọ́n tí ń fọ́tókọ́pì tó ti kọjá tó sí láyé tí wọ́n fi hàn ọ́ ní túnmọ̀ pé وترى كل أمة جاثية كل أمة تدعي إلى كتابها اليوم تجزون ما كنتم تعملون كل أمة تدعي إلى كتابها ni اليوم Àwọn akẹ́kọ̀ọ́ ìlú, bàbá rátá, ẹgbẹ́ wọ́n tẹ́ sí ìyàwó. Inshallah, inshallah ọdí anájú tọ́tún yọ pọ̀. Ah, àwọn bàbá náà àbá àtàjà aládodo wọ́n ní pọ̀dún yíyàtọ̀. Wọ́n ni yóò sì máa pọ̀ sí lónìí fún wa pẹ̀lú ògbọ́n Ọlọ́run. Wọ́n yóò sì kárí gbogbo wa náà. Kálukú láàmà kò fi ọya lónìí ìwé rẹ̀ ni máa ká. Náà, ẹjẹ́ tó yà lọ́bọ̀ míì kẹ́ẹ̀dàkùnkẹ́ kí a lè bẹ̀rù àti ní o táa bá wà láwà nìkan nù yàrá kábọ̀dù pàwà nìkan ní ilẹ̀ oúnjẹ gẹ́gẹ́ ní gbangba yí fẹ́yìn náà yí pé sátẹ́láìtì tọ́wà lókè yìí alkọmọ̀rù sinai tọ́wà lókè yìí tẹ́ẹ̀mà yí pé Libya Gaddafi òun pẹ̀lú Amẹ́ríkà wọn fàbìtínà bí ọdún méje sẹ́yìn ní wọn ti bákanbákan wọ́n wá ní wọn nígbà ẹgẹ́ bí ọlọ́run fún àwọn àbàkàtà bí yóò fún wọn ní nǹkan wọ́n wá fi hàn rí pé àwọn jù ọlọ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ o wọ́n lọ wá wà nílé ìwẹ̀ ìjọ kan láti Amẹ́ríkà lọ́hùn ni wọ́n ti ya fọ́tò gàdá sínú ilé ìwẹ̀ rẹ̀ àwọn òní gbé sáyé àwọn atẹ́lẹ̀ sínú kílẹ̀ sí pé látọ̀ email email intanẹ́ẹ̀tì ẹ̀ ń tàbẹ̀lẹ̀ ẹ̀ ní ọdún báyìí láti ọba ìtọ́ ń wẹ̀ ìwọ ni wọ́n wọ́n yàrá rẹ̀ wọ́n lórí ẹ̀kọ́ gbé jẹ́ ọ̀kankan bí tí wọ́n bá fẹ́ bọ́ọ̀mù nínú kiri yìí wọ́n ti ṣẹ́ sí ẹ̀ ní orí ni mo jòkó lálẹ́ ní ilé mìíràn kọ́ kìí jẹ́ díẹ̀ mo wá fẹ́ wá rí ègbò ọlọ́pẹ́ àti iná ọ̀nà nẹ́sẹ̀ tí kò máa kọ́ tuntun àmà laptop kọmpútà yìí mo wá bẹ̀ sí gbà wọ́n kọ́ mi dé jù ìtàn sí email kalẹ̀ wọ́n ń dákọ̀ lúpọ̀ kan sílẹ̀ Iran wọ́n fẹ́ mọ́ ní ní Iran gàrà ní ọbàdí tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ ní Iran lọ́wọ́lọ́wọ́ Iran jìnà sí ìrìnjọ́ mẹ́ta àbíjọ́ mẹ́rin ní ọba kanjú tó bá wọ pléènì lọ ìṣẹ́jú kò pé ìṣẹ́jú tó fi dé sí kò pé ìṣẹ́jú nú yàrá ṣe méjì mọ́ jogó ọ̀nà ẹkùn London àfìlúdà bá dápọ̀ àfi tẹ́ bá ti kíkọ̀ ẹran tẹ́ bá ti kọ̀ yóò tún wá sọ fún ipé ìlú tó ń bèèrè ẹ kò sí ń bí wọ́n á padà wá ságége pé ọ́dá mo fẹ́ mọ gbogbo hòtẹ́ẹ̀lì tí ń bẹ lágége mo fẹ́ mọ jóbájì hòtẹ́ẹ̀lì yìí Allah ni wọ́n wá wọ́n á kọ̀ jọba gbogbo jóbájì hòtẹ́ẹ̀lì tí ń bẹ láyé pátá wọ́n bí jáde mo rò pé bọ́ yá kò wọn àti ní sábákà wọn àti ní net website wọn àti ní sábákà sábákà ní oṣù bẹ́ẹ̀ni sábákà ní arúgbà website sábákà ní lárúbáwá ń pè ẹ a ò tí ni sábákà sábákà ní lárúbáwá ń pè à owó ìdá bàbá wọ́n dà wọn lóhun ẹlẹ́kùnrin àtọwà rí bá ń láyé tàwà yìí fún ara ọlọ́run ti rí pé wọ́n máa fàmì hàn yí o àmì tẹ́ẹ̀kìmà ike èmi ọlọ́run o ẹ̀yin náà ni ẹkọ́kọ́ fọwọ́ ara yí ṣe ná ẹ̀fọwọ́ ara yí ṣe ókè ilé ìwà mẹ́rẹ̀dà ní lọ́jẹ́ mọ́ o ilé ìsìsìn tàbá wá tẹ̀ jáde tàbẹ́ kù lágége nísìn afẹ́ lè internet tàbá wọnú ẹ̀ yọ́ wà sọ fún wa pé góòtù ló ń bẹ lọ́nà gílẹ̀ tí kọ̀kan kan rẹ̀ Tàbá wọnú ẹ̀ yọ́ wà sọ fún pé ẹ mọ́ pọ̀ náà Òṣòdì. Góòtù ló bẹ̀rẹ̀ látòṣòdì ní tó dé nìí ọ̀nà tẹ́ lè gbà bóyá lè gba ọ̀nà ẹ̀kẹ́lẹ̀ tí pé ẹlẹ́gbà ọ̀nà maryland tom maryland ẹlọgbàbẹ̀ abẹ́rin lọgbà ní ẹgbẹ́dá ó fìrì díẹ̀ ẹwà dẹ́gbẹ́dá ẹtọ́nù báyìí ẹlọgbà na gado ẹwà já sí egbè ẹkù lẹ́gbì ẹwà já sí maitu ẹwà já sí sọlọ ẹwà lọ ọbí tẹ́bá fẹ́ lọ yóò fi òun náà ń gbọ́ gbogbo olú ayé káàkiri. Àfáàjàrí lọ́sìn ọmọ àwọn bàbá wa. Oṣù gangan ìyẹn máa máa káàkiri náà. Allahu Akbar. Tí ọba ti lágídí ọmọ ọmọ nǹkan. Allahu Akbar. Bàbá ìsìnkú ìrà ọmọ nǹkan. Allah. Àwọn pé ọmọ mi ní ẹgbẹ́ mi àbúrò mi lé oṣù kan tó dúró náà. Allah. Allah. A sì mọ̀ ní ṣe nǹkan mi lélé ìgbẹ́ fún ìlọ́bá fẹ́ mọ̀. Ah, Àbẹ̀bá. A sì rọ̀ òun ní bẹ̀rẹ̀ Ìmọ̀ àjọmọ́ ní wọ́n náà sórí rẹ̀, ọ máa rí fẹ́ máa máa rí tàn pápá tí mi ń bẹ̀rẹ̀ lọ́dọ̀ àfáà mi, ìmìnà ṣe kò ń gẹ́ kí. Wọ́n náà wà kankan ṣe kó tó lọ. Wọ́n náà wà kankan ṣe kó tó lọ. Wọ́n náà máa bí mọ́tò rẹ̀ dáa máa bí rán ọkà ara pé lẹ́sẹ̀ tí ó máa kọ́ tọ̀tàmà lúnà òun náà làbíkú àtàkúdàáyà àbíkú àtàkúdàáyà ọ̀tọ̀làbíkú ọ̀làbídàáyà àkúdàáyà àkúdàáyà àwọn àdìjẹ̀nú ní wọ́n ń ṣe kan yìí ṣe ọlọ́run ráyè yóò jẹ bàbá ní ọmọ kan kú ní ìzábá pa tó bá fẹ́ sásìkò jí òkú àbíkú àmúti ẹ̀ sí kú fún rẹ̀ ẹwà bí e níka pé má lọ àgbẹ̀fẹ́ bá ń gé egun mọ́ lọ́mọ́ olùsíọ́ ń dá wàhálà mọ́ lọ́mọ́ kọ́lá bẹ́ẹ̀ bá gé níka tẹ́ bá ń ti lábádà lásán ó ti kú o ó ti kú ó ti bí ẹ̀sìn bí ikú bí ikú àwọn ẹmọ́ ti gbé sí ọmọ ìwà lọ́mọ nípọ̀ ẹwà wá sí àtọ́ ń di rẹ̀ ó ti kú wá lẹ́ni wàhálà rẹ̀ pọ̀ ọmọ ìwọ́n tó wá dábí láàmú òjú bá ń lọ tọ́ fáàdì àwọn àjẹ̀ náà wà ó sì rí tó sí dèdè ìka rẹ̀ tó fi ń tí lábádá ń di òyọ́ àjáde ń di ẹ̀. Kọ̀dàmú èèyàn kankan àwọn pé èèyàn kankan jẹ rárá, iná kún ná ní Spencer Roma kún tún ta àmà ló. Ìntẹ́ bá ti ápùnlé fọ́tókọ́pì rẹ̀ padà. Ó tó bẹ̀rù. Ó tó bẹ̀rù ni. Ó tó bẹ̀rù. Ìkìlọ̀ lọ́wọ́ dánwò táàmà bá ti jòkó ní wọ́n wá pẹ̀lú wa ní ọjọ́ wọ́n pè nílé aláyá ní òkèlélè ẹ̀m ní pàkátà lọ́dọ̀ àfáwà bẹ̀rẹ̀mọ́mẹ́ni tí bàbá wọn sáláìsì aláyá ìmámù níbẹ̀ ìtọ́lọ̀ gbé wájú náà àyà ìlàkí ah! wọ́n ní àáyá kí ní ẹsẹ̀ tí ilé aláàyá fi ń jẹ́ aláàyá wọ́n ní àáyá náà ni ìmá jẹ wọ́n lóko bàbá kan wá wà mẹ́ tọ́jọ́ wòlí ọlọ́run òun lọ wá lọ́pẹ́ ah, bàbá ẹ̀dọ́kùnrin bá bẹ́ lọ́run kí ayá má jẹ oko wa mọ́ bàbá wa lọ sí mbó ní oko náà ẹlọ ọdún díra yí mẹ́bẹ̀ gbogbo ayá tí mẹ́mẹ́ wọn kò sílẹ̀ àwọn ayá tó jẹ́ àgbààgbà ayá pé àwọn tó tíra mọ́ oko wọn wá jáde wá láti nìgbò wọn dúró mẹ́ àfáà wá ní pé ẹ̀yìn yẹ mọ́ tó wá bí mọ́ ò lẹ́gbọ́ wọn làwọn gbọ́ wọ́n fẹ́ ló fẹ́ ló lélẹ̀ fún bàbá wọn lọ. Àwọn kan sì ní jíjẹ́ ilé aláàyà rẹ̀ pé tẹ́ máa ń bá ti kú púpọ̀, wọ́n ní nákàlẹ̀ Hayyul Qayyum lọ́dọ̀. Máa wà sà àti ọmọ àwọn yọ́ máa jẹ́ Hayyu, yọ́ máa ṣe Hayatu kò kúmọ́. Wọ́n sàmú máa ní tó pọ̀ wá. Wọ́n wa aláàyà náà àgbà lóhun máa kọ́ àwọn àjẹ̀nú ní kéwú. Wọ́n lọ fọ́n karamà tí wọ́n bàbá yá bàbá lọ nínú àwọn ọmọ tí bàbá wá sí kí nínú àwọn ọmọ ọmọ àìjẹ̀nú tí bàbá ti kọ́ kéwú wọn ma wá wálé wá kiri sí pé bàbá yín lọ́kọ́ wa ní àmfilótà fàmílà ìfún wa ní bàbá yín ṣe ní tí bàbá yín ṣe ní iná kọ̀nà nẹ́sẹ̀nsì o máa kọ́ntọ́ ta àmàlò bọ́bá ìsà ìdá Nàìjíríà tó bá sálọ Saudi àbá sálọ sí Amẹ́ríkà ọwọ́ ààrẹ ni tí ó ṣe náà tún sẹ́yìn nǹkan tó ṣe gẹ́gẹ́gẹ́gẹ́ ó sì mọ́ lọ́wọ́ ẹnà kọ̀nà ṣẹ̀rẹ̀ bó máa kún tún tààmà lọ Iná kùnná na ṣàǹsì kò máa kùn tó dáná lóòrùn. Bọ̀dìrí ni ẹ́ tó kú mẹ́. Àwọn àwálò ti tán àwọn ìkọ̀sí sàfáà àrùn jọ gbẹ̀dẹ̀ alkiyama nù tẹ́wàá tí wá di kí wọ́n gba ọ̀rọ̀ lẹ́nu ẹni oríran má ìdájọ́ ìyàtẹ́nù wọ́n wà pín kọmọ lọlé náà wọ́n wà pín kọmọ làlìjẹ́ náà kọ́lọ̀m tí wá lọ́mọ àlìjẹ́ náà kọ́ sí wá lọ́mọ náà ọlọ́pẹ́ sí wá lọ́mọ àlìjẹ́ náà kọ́ máa sí wá lọ́mọ náà ọkìfúhùn iná ọmọ ti olúnà àmà bí wọ́n lè rí máa làkún látàná sọ̀rúnà ẹlọ́pàá àwọn aláwo yíwá ẹlọ́pàá àwọn ọ̀gá yíwá ẹlọ́pàá àwọn àfáà yíwá ẹlọpàá àwọn tí máa gbà yín lẹ̀jẹ́ bá lọ kọ́ọ̀tù wa àwọn tẹ́ máa dá sí lọ́mọ ẹlọ́pẹ̀ wọ́n wá kún wà rìn lọ́wọ́ àwọn ní sí, bá pẹ̀ ọdáhùn ni, tí bá wá pẹ̀ bá dáhùn kí láti fún ọgọ́ ìyàrí wọn bọ̀ọ̀lẹ̀. Kọlù ẹ̀nà fọ́nmù كنتم تعدوننا عن اليمين Ilé ẹ̀mọ́ wá ká ọmọlé lọ́sàn-lọ́sàn, ẹ̀yin lẹ wá ká ọmọlé lóru-lóru ẹ̀jẹ́ agbádùn bá lọ títì ẹ pè wá, ẹni fóònù pé èèyàn. Ọmọ mi nǹkan bẹ́ẹ̀ bí ajégúnlẹ̀ ní jíwá. Wọ́n sì fi fóònù dámú máa lé yí kiri ni, a ní ọmọ bọ̀ wá sí kìkì, a ní ọmọ bọ̀ wá sí kìkì, a ní ọmọ bọ̀ sí kìkì àwọn ọmọ àpẹ òjílẹ̀ ilẹ̀ ní àwọn àṣẹ ìtùtù lọ́tọ̀ ọ̀rọ̀ ilé wájú ọlọ́run ẹwà dá sí ẹ̀yìn tẹ́ bá wá ṣe kí ni wọ́n ma wá wí Èmi tó ní ẹrù

وبرزوا لله جميعا وبرزوا لله جميعا وبرزوا لله جميعا àtọmáwó àtọ̀gáwó àtọ̀gọ̀rí àtìgbà àtàwò àtàwò àlékéwà àtọmálékéwà àtàfà àti mọ̀kádàmà àtàlífà برزوا لله جميعا gbogbo àdìdé gbangba ọlọ́run. Bàbọ́lá tó wá bá òlílẹ́rin nà wọ́n ma wá sọ fún àwọn àgbààgbà wọn ọ̀yà iná kún náà lákún tàbà ẹgbẹ́ ìfíìsì tọ́lọ̀ ń bi wá lérè bẹ́ẹ̀ tí ń wa láyé tẹ́lọ gbà wá lẹ̀ pẹ̀lú tó mọ́lẹ̀ gẹ́ǹsì wọ́n sẹ́ndì sí ìjú àwọn ní pọ́lísẹ̀sẹ̀ wọ́n sanwó àwọn afọkà sí yíò wọ́n yọ́ ìkẹ́ àwọn ẹ̀yin tẹ́ gbà wá lọ́wọ́ ọlọ́pàá láyé ẹ wá gbà wá lọ́dọ̀ ọlọ́run náà alẹ́ àtún mọ́bìnú na ànà mínú àtàbílá ilé iṣẹ́ ẹ̀wà ní ìdájú tọ̀dọ̀ ọlọ́run ni ẹ sì ń wò wá rán fọ́lù láwọ́ àdánà wọ́n adé iná kùn Ajá

ẹ̀yẹn máa lẹ̀lẹ́jẹ́ náà àwọn ọmọ èso máa pé ọ̀gá ó sì wò wá rán ọ̀gá nìtàlì ìwọ náà ló sì sọ pé ká máa wọ́ rí ìwọ ló ní ká máa wọ́ owó níwàkúwà ìwọ ló ní a máa lù sí ká máa tẹ́sì náà ìwọ ló ní a fún alágbàá tá a fi lù Ẹ̀yìn gbogbo ìṣẹ́ ìṣẹ́ láyé jẹ́ bí àṣẹ́tánì ni, àṣẹ́tánì wọn dákẹ́ ọ̀, àáfà wà ní ẹgbẹ́ta kọ mímọ̀ ò.

tẹ́ẹ̀bá tẹ́ tẹ́ẹ̀bá tẹ́bọ ẹ́rì ṣe tẹ́ẹ̀bá tẹ́ gẹ́rẹ́ ẹ̀ṣẹ́gun àdéhùn tọ́lọ̀ ń ṣe òdodo ni wọ̀wà ádìtùkún èmi tàn yìí ni àbátàlámtùkún mo ti yẹ̀ yín gbálẹ̀ Wàmá tẹ́nà ní àlékún mẹ́sùn lè tọ́ ni. Wọ́n ẹgbẹ́ ẹ̀yà rí mọ́ mi lọ́wọ́ láyé ni kò sí dìbì í ṣe ọkà إلا أن دعوتكم فاستجبتم لي إلا أن دعوتكم مقيم فاستجبتم لي أجي dámi lóhùn Bẹ́ẹ̀ bá dámi lóhùn kò sí sí ibi ìṣe ajọjẹ́ ìdá ọlọ́run ní ilé ìṣe ìjẹta tẹ́lẹ̀. Ìrẹ́ ìjọ jẹ́ pé má dá ṣe dání lóhùn ohun. Ẹ̀má àtàjọ ìfẹ́ lóhùn. Yóò ti bọ́ ilẹ̀ ìjọ́ alìkì àmọ́rẹ́ o. Yóò ti bọ́ ilẹ̀ ìjọ́ ìfẹ́lẹ̀ àkámọ́rẹ́. Padà pẹ̀lú mọ̀ ní wọ́lú mọ̀ àwọn fúnfàkùn. Ẹ má bú mi lé ní, ẹ má pè ní mọ́, kálukú mójútó ra rẹ̀. ما أنا Inni kafartu bima ashraktumuni min qabl. Látò nílọ mọ́kọ̀ mọ́kọ̀. Ẹ má tún Látò nílọ kafartu mọ́kọ̀. Ma ashraktumuni tẹ́ẹ̀ fi ní ti gbá fi jẹ ọlọ́mọ. Kí ṣètáni ni, ẹ ṣètáni ni, ẹ mẹ́ta kọ mímọ́ o. Inna zalimina lahum adhabun ìjọba pín fún mi, ìjọba pín fẹ́ ilẹ̀ ẹgbàá. Adúgbẹ́ fún ìyá rẹ̀. Ẹlọ wo súrọ́tù èèyàn, ajúrọ́tù làásì nígbẹ̀yìn. Kàmàtálí Ṣẹ́ìtàn, èṣù ọ èṣù ẹkíèsí, ìdíkọ́ ilẹ̀ ìdá fọ́fọ́ lọ tàbí, òsí tí ó ṣe, wọ́n ràn lọ́wọ́ yóò sì jẹ́. Àlámà kàfàrà tó bá ṣe é tán o. Kọ́lá inú ìbárí omi ìkà. Ìwọ́n ló ṣe o, èmi kọ́ ni mo ṣe. Inú àkọ́ púpọ̀ àrọ̀bá ìhàlá ni. Ó rẹ̀ ìwọ́n lọ́njọ́

ṣàánú wa gbà èṣù. Ọlọ́run ṣàánú wa gbà èṣù. Májèṣù ọjẹ́ wá lérè. Májèṣù ọjẹ́ wá lérè. Kápá wa. Májèṣù kápá wa. Ilé àrọ̀ kọjọ́ bọ́lọ̀. Adápọ̀ ẹjá òrùjọ́ fọ́lọ̀ bàbá. Bẹ́ẹ̀ náà ni ká òrùjọ́ fún. Ká òrùjọ́ fún. Àwọn àrùnkọjọ́ ká farabalẹ̀ ní jẹ́ bẹ́ẹ̀. Ká farabalẹ̀ ní jẹ́ bẹ́ẹ̀. Tọ́ bá mọ̀ pé kíní yìí wọ̀n sọpọlọ pé látò ní ọlọ́mọ́sà yọ kí ní ìgò lọ́rọ̀. Ọ̀hun tó ìmọ̀ tó ṣe tí ó dáa, sọpọlọ ọ̀bá yí pé mẹ́ta ìyọkù nára látò ní lọ. Jẹ́jẹ́ ni rẹ̀ tọ́lá wọ́n láwọn ànábì tó yọkù lára wọn. Wọ́n láwọn ànábì tó yọkù lára wọn. Ìjàlè mọ́. Má jẹ́ kí ń jalè mọ́. Ìjẹ̀sìnà mọ́. Má jẹ́ ìjẹ̀sìnà mọ́ ìjàmbẹ́ ọmọ làkejì mọ́. Májẹ́ ìjàmbẹ́ ọmọ làkejì mọ́. Májẹ́ ìsàfihàn mọ́. Májọ́rọ̀ mi ó dá. Májọ́rọ̀ mi ó dá. Àwọn akẹ́fà jà méjì. Àwọn akẹ́fà jà méjì. Àwọn ìmọ́fílẹ̀ òun náà sáàrin ẹ̀. Á ti Alifilari Mufilihun. Mufilihun náà sáàrí ẹ̀. A nìkan ṣàdúrà fún wa. A nìkan àbá ṣàdúrà fún wa. Ọlọ́dá kú já sí pẹ́. Dájà ní ẹ̀. Allahumma adina liman hadaita. Amin. ووفقنا فيمن وفقته وتولنا فيمن توليت وولنا فيمن واليت وارجنا وارض عنا وقل حوائجنا واتنا ولا تحرمنا فزدنا ولا تنقصنا وارفعنا ولا تدانا وجعلنا من ذلك الصالحين الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين ورحمنا أولئك رفيقا الفاتحة هذه ما شاء الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين بها وراء المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم آمين ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون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 Ẹgbìlọ. Ọmọ 10,000. Àwọn ọ̀fọ́ 10,000. Ẹrù ọlọ́ọ̀kan ní jẹta. Ọmọ 7,000. Ọmọ 7,000. Owó oṣmẹ́ntì mẹ́wàá. 17,000. Oṣmẹ́ntì mẹ́wàá. Oṣmẹ́ntì mẹ́wàá. Abdulaziz. Abdulaziz. Àwọn ah, àwọn tí ń tajà ní Abátàgá ní. Abátàgá ní. 1,000 naira. Ọmọ 1,000 naira. Ẹ̀yìn yóò kú náà retí. Àwọn tó kú náà, àwọn bàbá retí wa. Ọlọ́run, àbẹ́kọ́lọ́run bàṣírí mọ́sálásí wa lẹ́yìn náà àkọ́ ikan ò Àwọn akọ́yẹ kan 500 bí o tó bẹ́ẹ̀. Bí o tó bẹ́ẹ̀. Láti fọ́lọ́. Láti fọ́lọ́. Bá ti pọ̀ tó yìí. Bá ti pọ̀ tó yìí. Kódà pé pé irinlẹ̀ bá fún àkọ́. Kódà pé pé irinlẹ̀ fún àkọ́. Lẹ́ǹtì kan ṣoṣo. Lẹ́ǹtì kan ṣoṣo. Bá kò wá. Bẹ́ bá kò wá. Orí kan ìdá tó ń pọ̀ sí náà ni. Bàbá rí kan sí bàbá rí kan sí ń pọ̀ sí náà ni. A sì fẹ́ kẹ́ bá wa pàwọn onírànlọ́wọ́ wá. A sì fẹ́ kẹ́ bá wa pàwọn onírànlọ́wọ́ wá. Lẹ́yìn náà. Lẹ́yìn náà. Ẹ̀yin alátàlá ti fẹ́ máa dáná ẹ̀ dáná lọ́dún yìí o. Àwọn ọ̀rẹ́

Àyíkájára sí ni wá. Bẹ́ẹ̀ bá wá mẹni tí ó dáa bẹ bá mú wá pè àwọn arìnrìn òkú. Bẹ́ bá mú wá àápàwọ́ lọ́pọ̀. Wọ́n dàrí bí wọ́n sí ti jẹ́ ti jẹ́ ìkálò ọgbọ́n máa jẹ wọn tọ́lọ̀. Ó ti jẹ́ ìkọ́ nígbà kò máa jẹ ọgọ́rọ̀ lọ́rùn. Ọlọ́run ti máa bí àbùkátà. Ọlọ́run ti máa bí àbùkátà wa. Ọlọ́run ti máa bí àbùkátà láti lọ rin bàbá wa láti lọ rin àwọn bàbá wa láti lọ rin wọ́n ṣàdúrà fún wa wọ́n ṣàdúrà fún wa wọ́n ti rọ́bà náà ẹ̀dàkùn ká tó ṣàdúrà ẹ̀ṣẹ̀ lílá bí kan fún mọ̀dúrù márkàl ẹ̀dàkùn ká tó ṣàdúrà ẹ̀ṣẹ̀ lílá bí kan fún bàbá mọ̀dúrù márkàl Pẹ̀lú ìmọ̀ tí wọ́n lò, wàhálà tí wọ́n ṣe lọ́sàn lóru, ọlọ́bàá dúró sí wọn, wọ́n kápá èṣù àtàwọn ẹni èṣù. A bá gbé ìsàtàwọn ọmọ yẹ́. Ọlọ́mọ́sà kápá wọn. Ọlọ́mọ́